ilé ẹmọ́ ti kà fún ẹjọ́ rẹ̀ ẹ̀sìn wá náà gbogbo ọmọ tí ń kí bàbá rẹ̀ ọmọ tó tí ń kí ọ̀gá ẹ̀ àtọmọ tí ó ní pé bàbá wa fáà wa kò sí ìgbòho lẹ́kọ̀ọ́dé ẹjọ́ ọmọ olówó lọ́wọ́ náà ẹjọ́ pé kò tọ́ga náà ká tó mọ̀ bó ń tẹríba ni ó ní gbẹ̀rẹ̀ wọn káyìí àjáre bí wa tí wọ́n jẹ́ sí àwọn gbogbo Ìlọrin ajáwa Amina mo ń rí ògbó ọlọ́run lára wọn bóyá títí ọkọ̀ rí bóyá wọ́n rẹ̀ ti pọ̀pọ̀ dáadáa àmọ́ gbogbo ẹ̀lú òtóbi kọ́lọ̀wọ́ pa ilé sí ẹ̀lá gbogbo ìgbà tí wọ́n tún sí ìgbà tí wọ́n kò wọ́n wọ́n ti dìde lọ́wọ́ Ó ti gbá ìwà aṣíwájú náà wọn láàkún tó dà sáájú. Ọláyẹ̀ ọmọ yẹ̀yẹ́, ọmọ bùtùbùtù ọmọ yẹ̀yẹ́ tó pé nínú yẹ̀yẹ́ ló ti dìde. Tọ́ bá dépò gíga tán, ẹ̀ ní sàìdá àmà. Bẹ́ẹ̀ sí ni kò ní dìde. Àmá èyí tẹ́ kódà àwọn àfáà tó fi tómi létí pé ẹ̀dí ń ṣe fún sáńsù dínú ti pẹ́ láti ẹ́kọ̀tà lọ́hùn títí wá sí báńṣì gbé ọlọ́run wọlá àwọn àfáà wa tó nílé kéwú náà láti pèlè lọ́hùn tí wọ́n yẹ̀yẹ́ lọ́dọ̀ ọlọ́run ní yẹ̀yẹ́ yìí ẹbá yorùbá náà bí fáwọn náà sallallahu alayhi wa sallam mo wá kò الشيخ مسعود دام الله àsìkò tí wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ kí ní ìsinmi nígbà náà wọ́n jáde kí gbogbo ayé ọgbọ́ tọ́láwọn ní kí gbogbo àwọn afáà lè lọ́hùn àti lè níhìn àti gbogbo ọlọ́run ní ṣiṣẹ́ yín láre wípé inna Allaha la yudi'u ajra man ahsana amala àwọn ọmọ inú ní lárí pẹ̀lú ogun ọlọ́run ẹbá yọba máa fún gbogbo àwọn afá lè kíú mọ̀ fi kí gbogbo ẹ̀yà afá pátá ẹwà darí kíkí mi lọ́sọ́dọ̀ àwọn ni wọ́n sọ fún mi pé kí n wá wọ́n ṣe àtàwọn náà ṣe ni wọ́n rán wa ṣe tọ́pọ̀. àmẹ́nu wípé wá ohun inú mi kọ́kọ́ dùn náà ọ̀rọ̀ àpọ̀ lọ́wọ́ wọn tọ́lọ ní ayẹjú látara wọn táà yẹjú bọ̀ tí ẹjẹ́ kọ́lọ̀ jẹ́ ayẹjú jù báyìí lọ tààkí ó ní sáàmù jẹ́ nígbàtí àwọn ọmọ wa obìnrin tẹ́ni wọ́n kí mi pé máa wọlẹ̀ nísìnyí وأعاد الذكر إلى قلبي أياما وزمانا كنا في رحاب كلية شمس الدين àwọn ọmọ tí wọ́n tí àwọn bàbá wọ́n jẹ́ káwọn bàbá ọ̀rán tí ìjọ́hun wọ́n jẹ́ wọ́n rántí àláàtì jẹta wípé bí àwọn tí ń ṣe ní níwájú àwọn bàbá wa ní sáàmùsùdí níwájú àwọn ọ̀yá wa ọlọ́jẹ́ àwọn ọmọ náà lágbàríkà

Ṣamsùdí. Nílé wa, lágbólé wa, wa, Ṣamsùdí. Ó nẹ́nà tónù sí. Ibẹ̀ náà làwọn bàbá ń gbé lọ́dọ̀ bàbá wa àjà ní Ṣamsùdí ni là ń gbé. Nàṣkúnù fi wọ̀n tààmù fi wọ̀n náà fi wọ̀n náà fẹ́. Àjẹmù Ṣamsùdí ni, amúni Ṣamsùdí ni, àwẹ̀wù Ṣamsùdí ni, kọ́dà aṣọ Ṣamsùdí ni láti fúnra tó kí dàsùkò yìí. Níwájú àwọn bàbá wa, nínú ilé àwọn bàbá wa. Táwọn bàbá wa ẹlẹ́hà mú àwọn bàbá wa bẹ́ẹ̀ ibẹ̀ láti ṣe kékeré. Tó ẹjá sí tó ọlọ́run ìlànà àìsí jáde jù gàndẹ́ ma fẹ́ ọdún bí látẹ̀kan ọmọ náà lájú jíde ọlọ́run jẹ́ láti bárìkà. Àmín. Iṣẹ́ ìwáyé ọlọ́run ó ti fún yín. Àmín. Àti ìdébì kan. Béèyàn bá sọ́ra bí yọ́kọjá yìí báwọn náà ti wà kéèkéé nù bí ọmọbìnrin tí ń kọ nílẹ̀ kan ni mọ́ná ti gbà tí àwọn ìyá wa lójúlé balógun gàmbàrí tọba ti di àṣò mọ́ lè dí tọba ti di àṣò lè látọ̀ káàkiri nínú àwẹ̀ ẹ̀mí jẹ́ kanú àwọn ọmọ tó lágbàjá díẹ̀ kí wọ́n máa fún gbé ẹ̀lọ hákìlì ìdérí àwọn afọ́mọ́sódì náà yọ máa fún àjọ náà <laughs> ẹ̀lọ ha sí rí ẹ̀rù nǹkan kọ́dà ń jọ́nà lọ́hun ti wá pọ̀ dédé pé wọ́n tún ró sọ fún wa bí obìnrin àjò àjò wa nílò wọ́n náwó fún wa wọ́n fún wa ní ayé alkùránì tá àdérí bọ́mà ohun tí ó wí ní rán jíjọ́ náà pé áá bí wọ́n ti kọ́ wa náà ní ọ̀tọ́ mẹ́ yìí ní ìkòròdújọ ní lọ́jọ́ta ni àwọn nẹ́fàtì kan pè wá ń bẹ̀ wọ́n wá pè àwọn obìnrin jáde tó ń ṣe tọ̀msìlíyà entertainment táà máa fi ń jọ wọn àná àwọn náà wọ́n ṣe bí wọ́n ti ṣe wọn tó sì jẹ́ gbogbo ọmọ yín bá dáràn níbì kan tọba lọ polisi sọ gbogbo ẹbí ní òdé bẹ́ẹ̀ àwọn ọmọ yóò wá dáràn kú ọ̀ràn rí ni wọ́n dá wọ́n sọ yín ló kọ́ rí mọ́ wá gba mọ́kífóònù ọya àfọ́ra ẹmọ wá náà lówó nìsìn torí bẹ́ẹ̀ mídájì kọ́kọ́ bẹ̀rẹ̀ sẹ́nu àwọn ọmọ ẹ̀kan kan jáde padà wá ọlọ́run mọ̀ tẹ́kọ̀ bàbá lẹ́ẹ̀ torí ẹ̀yin òbí ẹ̀yin òbí ẹ̀yin òbí wọn ẹ̀ dìde náwó àwọn bàbá láwọn ọmọ yóò fún èsẹ lérí ikú ọmọ tí kọ́ràn bàbá bá jìyà ẹwí nǹkan lọ́bẹ̀ wọn ẹwí nǹkan díẹ̀ tí ń wo bá àwọn bí yóò ti ṣe ẹlọ́bẹ̀ wọn lọ wí nǹkan ẹ̀hẹ́ ẹ̀wẹ́jẹ̀ ọpẹ́ torí ìṣẹ́jú márùn-ún mẹ́wàá ọkùn mi márùn-ún mọ̀ fẹ́ lò abẹ́rí báyìí ẹ̀yìn ìyájẹ́ ìjòkó mọ́ fẹ́ wo bẹ́ẹ̀ ti fẹ́ràn ọlọ́run àtàmílì tó ẹ̀yún bàjẹ́ ìjìnlẹ̀ yìí Ọlọ́run jẹ́ káwọn ọmọ yóò fà yí lọ sí kìí ẹ máa ẹ̀jẹ̀, ẹ máa lọ dáwó tọ́jú. Adúgbọ́lọ́dọ̀ ọlọ́run. Gbogbo àwọn ọmọ ẹgbẹ́ kẹ́kọ̀ọ́ lọ́wọ́ tó mọ́ nílárí, a ní sọ fún aburú lórí wọn, ọlọ́lá ilaha illallah, Muhammadu Rasulullah. Àtàwọn tí wọ́n wà ní ẹ̀dùkọta lọ́wọ́ ọlọ́njẹ́ alábàrúkà, wọ́n bà lè kí wọ́n jẹ́ bí sílẹ̀ fàtíhà, Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين nígbàtí yóò ìṣẹ́jú kan nínú ìṣẹ́jú márùn-ún tafẹ́ lò ẹmẹ́lọ́ sí mú kí ẹ̀yin ara àtọmọ̀ ìlú agbéyẹgí èyí tọ́lọ ní kí àwọn àfáà wa àgbà gìrìgìs gbogbo ọ̀nà gìrìgìs pátá wòlíì ni wọ́n tọ́lọ ni wọ́n sẹ́ sílẹ̀ yìí ilé kéwùyà lè ma yẹ lónìí ọlá àtọ́lá àtọ́lá ọ̀túnlá lámọ̀ ma yẹ torí kò ní parẹ́ pẹ̀lú òwúrọ̀ àwọn àdílé wọn ibà tèèyàn jẹ́ àwọn àdílé wọn ìdà nǹkan rú wọn máa tún kà sí ni gbogbo àwọn tá a kí bẹ́ẹ̀ tá a kékọ̀ọ́ pátákọ̀ sẹ́lẹ̀ yóò sọ̀rọ̀ alájà wa tún tọ̀tọ̀ dákọ̀ alájà wa sáràtà àti gbogbo mọ̀lẹ́bí náà àtàlásàlátú àgbà àtàwà fèríjá àtàwà fèríjì tààtì jáde lọ́kùnrin lóbìnrin ọjọ́ lórí àwọn tí mẹ́mẹ́ tí ń lòbẹ̀ lọ́wọ́ nìsìn ọlọ́run ní fi aburú rántí ẹnìkọ̀ọ̀kan yín ọlànàbìlẹ̀ àwọn tó ìtí lọ bí sùlá ẹkúrò aláwọ̀ fáwọn bàbá wa bàbá Sirajuddin bàbá Muallim Ahmad ààlè kàwọn tán lọ́kùnrin lóbìnrin ọwọ́ adúrí ya báràkà tí wọ́n lọ́njú ní ìjàgbọ́ ọ̀rọ̀ gbogbo wọn wàlíyì wàlíyà ni wọ́n apadà sí ibú mọ́jọ bálé náà o ọlọ́dá Muhammad ọ̀dọ̀ ọlọ́run ní ilá fi kúrẹ̀ yìí torí bí ẹ̀yàn bá ń ṣe báyìí ìyẹn tí a mọ̀ nù wà tí a fẹ́sìn ti Ìlọrin ẹni tó bá ti ga àdánwò ní gbogbo gíga gíga tọ́lọ̀ máa ti fún ẹ̀dá aláyé ẹ̀sìn àdánwò lọ́lọ́ fún ṣe kíyàn tó ga ní ọmọ tọrọ yí pé èdè ń bá rí ṣe tán ni wọ́n fẹ́ ṣe

فلنفسنا رفيع أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قرأني إن الإنسان لا يتغى أو سكنان كلا كلا بل إن الإنسان لا يتغير أو أمر بتقواها إن الإنسان لا يتغير àná tó ti di ọ̀gá olórí ìjọba nùnì nínú àwọn kò tí yá jù láyé ó ti rí kan mú mẹ́ kọwàá gbàgbé bíbí wọn ọ̀gbàgbé títọ́ wọn ọ̀gbàgbé àná ní tó fi ń wà ọ̀la míì ẹ̀yin ọmọ tẹ́kéwú ìkẹ̀rá ẹ̀mọ́ kí ẹ ìké ìwà pẹ́ ẹ̀tẹ̀tẹ̀pẹ̀rẹ̀ náà ni ẹ máa wòyàn ọmọ kéwú lóde òní ọ̀pọ̀lọpọ̀ àbá ló ti sọ ìsìláàmù lóòkọ̀ tí ó dáa bẹ̀bá tí ń kéwú ní ẹké ìwà mọ́ ẹ má sọ àwọn àbá yìí lóòkọ̀ ọbú ẹ sì má sọ àwọn òbí ẹ má sọ wọn lóòkọ̀ ẹ kẹhùwárí lè bàbá yín kẹhùwárí lè yá yín ẹ má bàl kùránì halẹ̀ máwọn èèyàn annabi ò fi halẹ̀ ní tẹwàrí mi fíbà wọ́n fi hàn fa tí jẹ́ ní bàl kùránì tí lásìkò yìí tí lọ́lọ́ ní ẹ̀fì ṣe tí lànẹ́bì ní ẹ̀fì ṣe ẹ bàl kùránì táyé ṣe ẹ̀fì tún lè bàbá ṣe ẹ̀fì tún lè yá yín ẹjẹ́ wọ́n mọ̀ pé kálùkùránì kálùkùránì dá púpọ̀ ẹ̀kọ̀rọ̀ ábísìn ọ̀rọ̀ bí kàlẹ́bí ìgbàlápà ẹkéwú nítorí ọlọ́run tó dáyí ẹmọ́kí nítorí owó ní ọdá wà alákàlá ń bìtọ́ lọ́dọ̀ wọn sì gífà ń bẹ lárùsùn títí títí ọlọ́run bí ní á jáde Àṣòwájáde náà rí jọ bá wa tí ó wà mọ́sá tí wọ́n gbẹ̀gbà náà bí wọ́n ti máa ti àdúwà láàárọ̀, àdúwà lọ́sàn, àdúwà lálẹ́ náà gbà látọ̀dọ̀ bàbá jù Gbogbo oléwọ̀ tàbí tẹ́tọ̀ wa bàbá Adam ní Markaz. Àwọn náà wọ́n jú ebẹ̀ pé ẹ̀ṣẹ́ kó ní ìdẹbá fẹ́ kẹ́kọ̀ọ́ sí o lọ́dọ̀ ọmọ àwọn àbúrò wa lẹ́rẹ́bì kan náà ni wọ́n pẹ̀lú sí wa Adam nílẹ̀ Bàrùbálọ̀n ẹ̀dìndímọ́ra wọn àwọn akẹ́bẹ̀ wa jọra àwọn ẹ̀sìn náà ni kéwú ní ìmọ̀ ní ẹ̀dàkùnsá wá tó sí bẹ̀ lórí gínẹ́ndẹ̀ láìsà àjọmọ̀ sí àjọ tó jùra wa lọ náà ni ó lè ní jù mílọ àmá

ẹ máa fi bẹ̀rọ ọlọ́nkẹ́ ẹ̀sàlùwàlá ẹbá fẹ́ wọ kíláàsì ẹ̀sàlùwàlá ẹbá fẹ́ tọ́kí ẹ̀sàlùwàlá ẹbá fẹ́ kàtírà ìmálẹ̀ ẹni ọlọ́run ọlọ́run kò ní gbé ìmálẹ̀ ẹ̀sìtáni fún nítorí pé kéwù mi ìṣẹ́yìn ọ̀fẹ́ sìnkún èyàn kan mọ́ pọ̀lárúbá lọ níbi ilẹ̀ bí ẹni yẹn kò ní bẹ̀rẹ̀ ọlọ́run kọ́bọ̀ ti dá

ìwọ̀nà náà wọ́n tí wọ̀nà náà kọ́ jẹ mínísà lè àbí nílùú yìí ilẹ̀ ayé àbíwọ̀nà wọ́n náà jẹ́ jẹ mọ́ kí lẹ́yìn ọjẹ́ ìmáàmù ọjẹ́ mọ́gàjí ọjẹ́ ọba ọjẹ́ ربك الذي خلق الإنسان من علك Ìkàlá wọ́rọ̀ búkà lákẹ́rán. Ọlọ́sùn ilé ẹ̀kẹ́sì. Yẹn ni fẹ́ tẹ́ ó kíkẹ́ olókun. Ìkìrá àtàkọ́kọ́ primary nù. Ìkìrá àtẹ́kẹ́jì secondary nù. Ìkìrá àtàkọ́kọ́ primary títí dé secondary nù. Ìkìrá ẹ̀kẹ́jì university nù. Ìkìrá tó pùkà. Ó tún jẹ́ mẹ́kà nílẹ̀ ní tó bá ní kéwò òye inú yín àbí tó níwé òye òun. Ìkìrá

táwa náà jí wọn kọ́ ṣe díẹ̀ díẹ̀ táà tó wọn lọ́fín dàbí ẹgbẹ́ àbọ́mọ kí ó dìẹ̀ bá ẹ̀rọ lọ́wọ́ kárí ní ẹ̀yàn ọmọ wa ní bá rí o ẹmákẹwù mọ̀láfíkẹ́ ẹmákẹwù akọ ẹmákẹwù ọmọ ta ẹmákẹwù jìbìtì ẹmákẹwù forward nine wọ̀rọ̀ bókà àgbẹ̀rámù ọlọ́run tó lápálẹ́dọ́ yóò dá pálẹ́dọ́ òdè ibi tẹ́bádé àábí ẹbá kẹ pẹ̀lú bẹ̀rọ ọlọ́run ní tí wọ́n máa fi ìyà sí lọ yí pé wá kí àsìkò wáyìí lẹ́ẹ̀sì ní jíjẹ́ lé tẹ́rẹ̀ ní jíjẹ́ bá máa fáyìí Gbogbo àwọn àbá tó tó yìí sí, wọ́n fẹ́ àwọn ọmọ kí ó kọjọ́ mẹ́jì lóòun. A ń ti ń bẹ lápẹ̀lú ní àwọn agbẹ̀ olè lò. Bàbá wa mòdírù ní mọ́tò tọ́ ọmọ yín gùn, bọ́yá lẹ́yìn ọ̀fẹ́ tàṣì gbàgbà. ń bẹ níbi tó bá ti lẹ́bù rú ẹ̀ mẹ́wàá kò tí ìrówó gbà Bẹ́ẹ̀ni abẹ́kọ̀. Ẹ̀tọ́ bá jáde ìfẹ́sì ní sin ààrẹ̀dẹ̀ Malkurani pẹ̀lọ́ fún kó ní tẹ́ni. Àbá àjẹ́wà Malkurani pẹ̀lọ́ fún ìfẹ́sì kò tí parí ìdájí. Àbá àti ọba lóhun orí ṣe kò ló mímọ̀ kò lọ Alkurani ni, kò fi wá rí kún ní kò fẹ̀sì kún ní ọmọ àta àfáà. Ẹ má sọ máa ta ìhùwà dáadáa o. Àlàbí alama bil qalam. Ọlọ́run ní fi mọ̀ ní ní pé yọmọ máa kọ́kọ́ máa máa kà. Alama al-insanu ma lam ya'lam. Alama al-insanu ma lam ya'lam. Ọwá fi mọ̀ sírí àti màá ìmọ̀ ọ̀kọ̀kọ̀ ní jẹ́bẹ̀ máa làmì àlà èyí tí mo ti rò kọ́ wa èyí tàmì ìdí ọkọ́ wa èyí tí pòfẹ́sọ̀ kan ọkọ́ wa a mọ̀ mọ́ látàrẹ̀

kò ní sí débì kan jọ ma pé pòfẹ́sọ̀ ni ẹdákùn ọ̀gá ẹjákẹ́ ẹjá sọ ti náà kátó wá pé ìyàwó sọ kan kátó pé àkúrò sẹ́pẹ̀ ọlọ́nlọ́ ma dámà sí ìwà ayínú iná ìsànà lẹ́yà ní ara ah, ẹ máa wò ìyàwó tó bá lóògùn tójú rẹ̀ tó nǹkan yọ́ máa halẹ̀ mọ́ ìyàlẹ̀ rẹ̀ torí ó ti kójú lé kìlẹ̀ kò ní síwà rẹ̀ gbogbo wa ni kápọ́sọ̀nù ara wa náà lọ fa corruption sínú mùsùlùmá nàìjírí àti alẹ̀ àgbáyé òun lọ fa ìwà burúkú tí bò láyé tí ń bàjẹ́ báyìí ìmọ̀ pọ̀ sí kéwú pọ̀ sí wà sí pọ̀ tẹ̀yẹn wá burú sí kí ló ìwà ń ṣe tínú mi lọ́fà ìwà àríkú ìwà ìtàyàtẹ́ bí ó jù ní lọ kíkí ní èsì innal insana la yatgha Tẹ́bá kí ogun kí ewu lé tẹ́tẹ́ kí tilẹ̀ lárúbáwá ti tẹ́yìn bá lójújì kò ní lápọ̀ dáadáa ẹwà bàbá wá tí ó kà máa bí wọ́n ti ń dàgbà sí ni wọ́n tẹríba fọ́lọ̀ wọ́n tẹríba fún èèyàn ẹwọ bàbá wa ẹ̀sìn òbí wa ẹwọ gbogbo àti bàbá tí ó Ádámù náà tó dàgbà tán gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tí wà lára wọn tẹ́lẹ̀ jọ náà lọ́gbà kékeré wọ́n wẹ̀ wọ́n kúrú ẹ̀ dàlù àwọn ẹbá kàdíra wọn mọ̀ pé wọ́n tẹ̀rí bá fáwọn ẹni ọlọ́run wọ́n dákọ̀ àfáàkà wọn ọlọ́run fún alábàríkà wọn tẹ́bá dé wà tẹ́bá sí wà sí lọ wà ní ọlọ́run jẹ́ àtàwọn àgbàlagbà tẹ́ríbà ní ò tí mọ́ ní kéwò fi sálìbáríkà ń bẹ̀ mọ́ bá wá ti kan àfáàkà wọ́n fẹ́ sapọ̀ àfẹ́ ẹgbẹ́ rẹ̀ yóò fẹ́ kú wọ́n yóò fẹ́ hàn pé mi mọ́ mọ́ sí kìí lọ

ọbẹ̀ látòrí ìyàwó àmì ìná tó jòkó yìí ǹtẹ́ nílẹ̀ náà ló ní 10,000 ni wọ́n fi ilẹ̀ ó sì jọ wá lójú púpọ̀ ṣùgbọ́n ẹ má ti ìjáwọ́ lára lè kéwù yìí tó ilé kéwù ọlọ́run ló ní kí ilé ẹnìkan ilé kéwù ní mọ́sálásí ní a máa sìn lọ nítorí pé generation after generation náà máa lò lọ bí àwọn kan bá lọ àwọn kan tún lọ ẹni bá wá lówó ń bẹ̀ tó náwó síbẹ̀ ó kọrí òní parẹ́ ẹ̀dàkùn bá bá túká tán ẹ̀bà àpòjú ẹ̀yìn ilé kí ó náà bí ó ṣe dòdì ní jù báyìí lọ àwọn èèyàn kan ní kọ́lé òsà ní ẹ̀yọ̀ tí wọ́n ṣe kọjá lé kojú orí yìí tó ń 200 million tí wọ́n jẹ́ nìkan pé kalẹ̀ ló fi sanwó ẹ̀yọ̀ gbogbo aṣọ ẹ̀yọ̀ tí wọ́n lò àtúnjẹ tí wọ́n jẹ jọ náà wọ́n sanwó ẹ̀ fún ọ̀tún di kéré tí lè ti ṣọ́ tẹ̀lé wèrè kan ló tún gbé owó kalẹ̀ tó ń bí ló fi ra gbogbo ọ̀bẹ tí wọ́n yìn kù ìbájá máa ń yìn lóru olóhun rà fún ọ̀bẹ̀ kéré mẹ́sì àwọn kan sì náwó tí wọ́n ti ṣọ́ọ̀tì ṣé kí n ju kí nílẹ̀ tó wó náà lẹ́fẹ́ gbà tọ̀ ẹ lọ dún sẹ́yìn wáyá ń pè ẹgbẹ́gbọ́ sẹ́yìn ẹ̀yìn tí ń tẹ̀sẹ̀ lè kí ìkan ilábùkù ẹ̀yìn wà lùbáríkà ní ojúmọ́ lè kí oúnjẹ lẹ eré nílẹ̀ ẹjẹ́ mi náà sì ṣe pẹ̀lú ẹgbọ́gbọ́ta náà kọ̀ọ̀kọ̀ wọn sọ ọmọgbọ́ta ìbí mọ́ sí wọ́n wí ẹ má wà fà làzálùbáríkà mi ẹjú gbọ́ báyìí ẹ̀ẹ́dì ìṣe ó pè yí gbẹ́yìn ó ti ṣe lọ ìyá wa ọlọ́run jẹ́ mi ikú alálá ìlàlá àìsà àfà àjọ́gbọ̀ àwọn àfà àjẹ́nu tí wọ́n dá sí ìyàn lọ́rùn wọ́n fẹ́ kẹ́ tó sọ nǹkan mí tí mi ọmọ gbélé èkó ọlọ́run jẹ́ mi ogun ẹjẹ́ fún ọmọ kí Sali wala na mwenye kare. Mo kí ẹ̀yin bàbá ọlọ́run ti kàrí yín pẹ́. Mo kí àwọn ájíyàwó àti wọ́n ti ń ṣe agbátẹrù lè kéwì bọ́ láti ọjọ́ tó ti pẹ́. Ọlọ́run ní padà lẹ́yìn ọ̀hún. Mo gbọ́ gbogbo ń tẹ́ ewu ju bí ẹ̀sìn tó lọ. Bọ̀ ẹ̀yin àgbà náà lẹ́ni ẹ̀yà àgbà fìfò pé àwọn ènìyàn tún wòròwòrò fẹ́ fi àsìkò yìí tọrọ ìrìnlá lọ́wọ́ yìí ìpè tí ó bá yá kí àwọn aláṣẹ lè kí ìwáyé ojú sí mi ní agbára ọlọ́run tí ọlọ́run bá tún fún wa lágbára. ẹgbọ́n lọ́n tó bí ẹgbẹ́ bá ti mọ àwọn oníjọba àwọn ìfẹ́ pariwo tó rí lọ́fíìsì ti rí àwọn á ní pẹ̀lú òkú ọlọ́run àwọn tó ń bẹ ní ètò lè kí ẹwà yọjú sáwọn ẹgbọ́n tó dùn mọ́ ẹ̀yẹ́ tó gbọ́lọ́n tó bí lẹ́ẹ̀kan sí ọlọ́run nílẹ̀ yìí lẹ́ o ọlọ́lá ìlà ìlọ́lá ẹ̀bùn ní nàtíná kan àgbéga àgbéga ẹni tó bá ní gbò wọ́n gbà ní ìṣẹ̀lẹ̀ fún nàtíná kọ́ ṣẹlẹ̀ fún tọ̀ wọ́n iná àtẹ̀yìnà ka bismillahir rahmanir rahim iná àtẹ̀yìnà ka kàútọ̀ àwọn tí wọ́n jẹ́ olóyìn mo fẹ́ wọ́n mú wálẹ̀ kan

mo fẹ́ kẹ́yìn olóòrè náà ẹ̀ ní ti ju ayín lọ́wọ́ ọlọ́wọ́ sí ní súnà sí rí yín àmọ́ mo fẹ́ kẹ́yìn náà já nǹkan díẹ̀ díẹ̀ díẹ̀ sí kí ni a máa mú yín lọ pé jẹ́ tí màmá rán mi ń sẹ́ àwọn olóyè ìjọ náà pọ́n mi o nínú ìlú kan náà lásìkò kan náà nígbà kan náà kẹ́ máa wo sí ọlọ́run àṣẹ́gbogbo ọ̀nà ọ̀dọ̀ ọlọ́run náà ni ìrìnṣẹ́ wá bẹ ọlọ́run fi sàdáwò ní ẹni ó sì lówó lọ́wọ́ ọlọ́run fi sàdáwò fóò náà kìí sọ pé kìí sì mọ ọlọ́run ọlọ́run bá bá dé dán kò sí àrùn arákùnrin ìkejì láàrin ìlú kan náà àrùn ọya dete òkèwọ́ òkèsẹ̀ gbogbo ìsinmi arákùnrin kẹta kò sí kọlù ọdẹni tó ameteta, ọya tí wọ́n yà ọlọ́run wá pé màláìkà kan dìde ọwọ́ akọ́kọ́ yàtọ̀ apárí tó ìyá tálíkà tí ò rí mu tí gbogbo lé wó mọ́lérí nǹkan túká ìyàwó túká ọmọ túká àwọn alọ̀bà màláìkà ń wá ṣe bí apárí àwọn ǹjẹ́ bí n bá ṣàdúrà fún ọ ìwọ bàbá parí pẹ̀lú ìyà tí jẹ́ òyì kí ló ṣe áàlùwò sí tọ́lọ̀ òun sí lọ òun sí dáadáa òun tọ́ ibi ṣe òun tọ́lù ṣe òun tọ́ ayé ṣe ó ṣe bẹ́ẹ̀ bọ́lọ̀n bá pí ọtán ó ṣe bẹ́ẹ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀ wọ́n màláìkà ní pẹ̀lú ògbó ọlọ́run ó rí ṣe ọkùnrin yẹn ọmọ pé màláìkà ni ọwá ń wáyé yẹn ó kú lọ́dọ̀ àparí ọlọ́dọ̀ afọ́jú tí ń tọrọ bára àbáfọ́jú ìkí ló sí tí kò fi rí báyìí náà kò sí lọ́tàun ibi tó ń tí ń ronú nìgbóná kọlù lòun ò ríran mọ́ kò sí nǹkan kan mọ́ ilẹ̀ dá bí bá bẹ́lọ̀ kan tó orí ṣe ń kọ́ ní àà òun ti tọ́lọ́ òun ó dúpẹ́ òun ó máa kọ́ mọ́sálásí òun ó máa kọ́ lékè òun ó máa pẹ́ bí òun ó máa sọ òun náà sáré Màláíkà ló dá wọ́n ṣàdúrà fún ọ. Ọdọ̀wọ́ rẹ̀ Ọlọ́run fún ọlọ́sìkì, ó Ọdá àmì ló jẹ máa. Ẹlẹ́ẹ̀kẹta, Màláíkà tó dé ọlọ́bá, èyí adẹ́tẹ̀ tí ń kán mi mú kán mi lọ́wọ́ tí ó gbẹ́sẹ̀ sí ibi àti màá adẹ́tẹ̀ kẹ́ máa jù. Bàbá mu ìyàwó ti lọ ọmọ ti lọ. Bí bá wá ṣàdúrà fún ọkọ́ ní àà ah, tí ń bá lè gbádùn tí mo rí ṣe padà. Ìlú ìyọ́mọ̀ mi sí dáadáa, mo tún lú mi dé ń tọ́jú dé wọ́n tàn láti sí gbogbo ẹ̀sí. Ẹ ṣe bẹ́ẹ̀ lọ wọ́n ṣe bẹ́ẹ̀ tọ́. Màláìkà bá rí ń da kòkòrò. Sọ́lọ̀ náà ló pé dìde jẹ́lẹ̀. Àlàáfíà bá dé bá mẹ́tẹ̀ẹ̀ta. Nígbà tí ètò ọjọ́ mélòó, ìkẹ́ ti ń dé, ọlá ti ń dé, ọlá ti ń dé, wà lẹ́yìn

كان الذي كذب وتولى وسيجنبها العتقى الذي يؤتي له يتزكى sókè àwọn mẹ́ta ọlọ́dá àwọn sàdẹ̀wò tẹ́ dúgbọ́ mọ́ fẹ́ kí kálùkú ó fi wọ́n rá rẹ̀ wò ẹ̀rí báyìí níjọ́ta àti kàwé báyìí níjọ́ta àti kéwú báyìí níjọ́ta àti bẹ̀rẹ̀ òwò táà ti dàgbà táì lọ́kọ táì láya ẹ̀mọ̀ pé táà ń tọrọ lọ́rẹ̀ kẹsàdúwà fún kí nínú níláyé ẹsàdúwà fún wọ́n dá mi mọ̀ láwùjọ ẹsàdúwà fún ń bá nítẹ̀ ń ó ṣe tọ́lọ́ ìdí wa jẹ́ tí a máa ń pè áfíà ṣe tọ́lọ́ ń táwà àárẹ̀ sí mọ́lẹ̀ táà ní ìdíje mc àtàbà àti mp àwọn chairman lẹ́kàdà tó alága wa tó yẹ kó tòpọ̀ mọ́dìdì ọ́fẹ́sẹ̀ mẹ́dọ́gbọ̀n sí àwọn lọ sí ń bọ̀ sí ń lọ sí ń bọ̀ bí kọ́bọ̀ lábá níbi tọrọ ní ẹjá máa ń ṣe tọ́lọ yóò ti púpọ̀. Bàbá wa pẹ́jùra wa lọ sí kò sí kò sí ohun ìmá yọkù ní ìmá díkù ní kò sí tọ̀ wíwọ́n náà kò ní jí ó sí ọlọ́run gbọ́jù wa lọ níjọ́ náà àwọn mẹ́ta lówó àwọn mẹ́ta ríṣi àwọn mẹ́ta lọ́lá nígbà tó tó bí ọdún kan àbọ̀ àbọ́dún méjì òkìkí wọ́n ti kàn wọ́n ti fi bí sàràkì wọ́n ti fi bí arílẹ̀kọ́lá wọ́n ti fi bí ọláwíyọ́ wọ́n ti fi bí sẹ́kàrábì ẹ̀dẹ́wọ̀ ilẹ̀ Ìgbò owó ipọ̀ kálukú ti ní gádìn wọ́n ti ní àwọn tí máa gáìdì wọn wọ́n sì ti ní ọgbọ̀ oko wọ́n ti ní dúkìá mọ̀láíkà wá sí bó ti dé jò ní ọwá lọ bá àwọn ọlọ́kọ̀ kan ọlọ́ọ̀bá parí kó tó rí mẹ́wọ̀ wàhálà ni àwọn tí ń bẹ lójú ọ̀nà òjẹ́ wọlé bàbá sùn ẹ padà wá bàbá ń sinmi padà wá bàbá Èmi lé ń gbà tí ó rí bàbá yìí tipatipa ni. A parí jọ́nà tó lówó ṣe tọ́lọ́run. Lọ́bá ni, màláìkà yẹn wá ṣe bí a parí gẹ́gẹ́ bí bàbá òun ti rí ń jọ́nà, ọwá ti bẹ́ẹ̀ wá. Wọ́n ti yọjú sí bàbá. Kí lọ wá débí tó ń dà wọ́n láàmú, ta ló pè ẹ́ wọ́n lòdì burúkú yìí? tó ń dà láti àwọn ọmọ mi láàmú, ń tẹ̀mí láàmú, Màláíkà tó ti bí apárí rẹ̀ jọun lọ́wọ́ ní bàbá, mo fẹ́ kẹ sàánù mi ni. Ìmínà fẹ́ kí mímí mọ́ bá ti ẹjẹ́ ni kí ló dé? Wọ́n kó wá lábá mi. Nígbà tí kìí náà pọ̀, màláíkà bá ní, bàbá ẹran tí bẹ́ẹ̀ ti àbẹ́ẹ̀mọ̀ pé ẹ̀yìn náà ti rí bí mi báyìí àbá olówó ohun apára tí púpọ̀ bá orí gbẹ̀rẹ̀ ọmọ òun tó sílẹ̀ yìí wọ́n bí wọn wọ́n bí wọ́n mọ́ òun ní kó rẹ̀ ẹ̀dànù wọ́n lè kán lù ọpa ẹ̀dànù ọ̀rẹ́ ìkàbánidà kò ní tọ́mọ pádéhùn tó ṣe ni kí ó ṣètò lọ́wọ́ kògbòrú ohun وأما من أعطى واتقى واتقى باليسنى فسنيسره لليسرى Ọbọ́ sódì kejì níbi tí afọ́jú náà tẹ̀lú sí, ó ti kú lábọ́jú owó ti gbé ọlá ti dé náà lọ bá dílẹ̀. Àwọn awúlígáàdì tí ń bẹ lọ́nà ti kọ́kọ́ lù wọ́n ti lù bẹ̀ pa. Kí wọ́n wá ń ìwà afọ́jú tó ń tẹ̀ pàtàkì burúkú yìí torí màláríkà náà tó dàpọ̀jú bí ti bàbá afọ́jú jọ àwọn àtàgídíkọ̀ lọ ẹ má fọ́ kan wọn àwọn olùọpa irú rẹ̀ ikọ́ ní rí dájú ọ lè rí sípù irú rẹ̀ yí wọn fẹ́ wọn bí ẹ má bà irú ẹgbẹ́ rẹ̀ olórí alóhùnsáfẹ́ rí wọn nígbàtí agídé pọ̀ sáriwó pọ̀ mọ́ náà jáde nú ọgbà táà ni ẹ kí ló ń fa wàhálà wọ́n ní ọkùnrin ọpọ́jú ìrìta kí ló dé kí ló lòun wá ta ló pè yí ọkì ẹ̀sùn mọ́bí ẹ̀ngbọ́ ọmọ ló ń lọ ó ní ni ẹ̀sànú òun bá òun ni kí fa kí ló ta ló dẹ̀ láàmú dá fún ni ẹ̀wà olówó tí máa ṣe jẹ́ ọ̀bẹ̀rù ọlọ́run náà ni ìyá ìfìjọ wa lójú ó yẹ kó ti kó òun lọ ní àsáìmẹ́sì nígbò mí ipò ìmá ni owó máa ń kúnyàn ìmá máa ń kúnyàn ogun a máa kúnyàn agbára máa kúnyàn tó gbàgbé ọlọ́run ọlọ́run nílẹ̀ yìí rẹ̀ àti gbogbo ẹ̀ta lùkùrá nílò wọn èèyàn gbàgbé kóhun ti wà kékeré náà ló ṣe àwọn wọ̀nyí lọ́bá ní fún ṣàbọ́jú fún olùrùkùlù àǹkan pé ẹnúmọ̀ pa ẹnúmọ̀ pa ẹlúpa gbogbo ọ̀tẹ́ni tí ó bèèrè lẹ́yìn tàbá ọwá kú ìyí akáàmù adẹ́tẹ̀ òun náà wà ń bí kan tí ń sọlá mọ̀láíkà ìtún fi jí adẹ́tẹ̀ ìjọun jọun ọlọ́pàá òun náà ń bí sọwà ní sọmi lójú ní ìsẹ̀mẹ́ mú òun ìtẹ́hùn pé òun ò tẹ̀ nílẹ̀ rí lẹ́yìn rárá òun ní fẹ́ fọ́ ọkàn wọn mo bàbá

bí bàbá ẹ̀ ṣe rí tí mo ṣe rí jọun-jọun ni ẹ́ tí ó dá fún mi sí ìrídẹ rí mo sálà tí ò sí tí ń dàmú ẹ bá ń pè wá bá ń pè wá lóun náà bá sọ̀kalẹ̀ ló sáré pàdé ìyẹn pé bíyàn bá dókè ìtànkọ́ mọ́ gbà pé ọ̀tọ̀ ní tọ́pìkì tí mo fẹ́ sọ àmọ́ tí a ìsì ló mú mi lọ bẹ̀ ìjà ni wọ́n ń gbé lọ wà sí àtakò ni wọ́n ń gbé lọ tàbí ìrẹ́ ń gbé lórí nígbàrí kò sí tọ́lọ́ta náà bí mẹ́jì tìta nì báwọn bàbá àná ti ṣe táàrùn tí wọ́n gọ̀ ń bẹ́ẹ̀ ni ẹja padà ní kó ni bàbá bá ní ọ̀láìkà ọ̀rẹ́ rẹ̀ tí ń bẹ lókè lọ́wọ́ ọ̀rẹ́ tí wọ́n afọ́jú ni ọ̀rẹ́ rẹ̀ tí ń bẹ ń sáà lọ́wọ́ rẹ̀ ti máa parí àbùkù ní wọ́n fi kàmí ń gbà mọ́ débẹ̀. èmi tí mo wá ń jọ wọn ànẹ́nà mọ́ padà wáyé o á sì kiri ọmọ lòkù kò ní parẹ́ lórí àwọn rẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ sì fún ẹ̀yà àti gbogbo ẹ̀yìn tẹ́wà bí lè rí tọ́ náà lọ́bá di lọ́bá lọ di màláíkà lọ́bá lọ sí ẹ̀ àbákò pọ́sẹ̀ méjì sẹ́ẹ̀mẹ̀ pé bó wọ́ ọ̀bá dé máa délé ra wọn kó sì náà ọ̀bá dé gbogbo ọmọ parí lọ́wọ́ kan bẹ́ẹ̀rẹ̀ tí ń kú bẹ́ẹ̀ ló kó jóná bẹ́ẹ̀ ni mọ́tò ń jáàbù bẹ́ẹ̀ ni dúkìá ń lọ ní bá ń dágbèsè àwọn méjì bá ti tálíkàgbò èyí ẹnìkan ọ̀sánú ọmọ àmọ́ bàbá tó dáàmà fóhun rántí àná nì ń lọ láti tọba lè ṣe sàárà tọba lè sàárà ọmọ làkejì ìrọ̀rùn ni ó máa fún rọrùn fún tọ̀ oòrùn ọ̀dànà ẹ́sìrò àmà máa ń bá kílà wa ìṣẹ̀kìn ẹni bá wá sáhun tó lóhun nígbà ọ̀kà sọ́rọ̀ bí ilé òfin náà ọ̀pọ̀ tó pè wà sí nírọ́ pásánú ẹ̀ẹ́sìrò lè òfìrọ́ ìnira lórí ìnira ni ọlọ́pọ̀ fi kàn wá ọ̀rọ̀ Àmàlùhù ìsàtàrádà. Ẹjọ́ tó wọ́ bá jóná láti kí ọ bá lọlẹ̀, àtàtí kan, ájò kan, ọ̀sẹ̀ kan, ètùtù kan, kò ní ra ẹ̀yin olóyèdà láti pè ya wa wọ́n sì ti ní kí wọ́n ara wọn lọ́bí ẹ̀yin olóyèdà ẹmàbọ̀ ẹmàbọ̀ náà ní pé tíjú ráyí lọ ẹmẹ́kẹrù ọba yìí o àwọn èyí sáà àti túnà àwọn àfáà tí è lọ́mọ màdójú tí wọ́n àdójú ti kàn sí ní lónìí ọlọ́run fi ti dámú dàálà akàfẹ́ yọ̀ sí ní àfẹ́ yọ̀ sí ní àwọn olóyè mélòó la ní àfádà ẹbá ń gbé iṣẹ́ kàn yìí mo ràn yín lọ́wọ́ náà olóyè mélòó la ní ẹgbẹ́ fèrè fún wọn iṣẹ́ wọn ní fàájì àti èèyàn gbọdọ̀ mọ́ kélé rí irun bàbá adán lọ́lẹ̀ kàdà ẹ má bọ́ ó débi fàájì ẹwà rú nǹkan yìí o bí èèyàn bá kí fàájì àpò nírun àfá àwọn mọ́sójú ló rẹ̀ àwọn ní ọmọ ibi tí wọ́n ti kan mú sẹ̀rí àwọn gbọ́ ẹlẹ́nu wọn ní <laughs> èèyàn bá gbogbo kùrádìsọ̀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

àti ìmámù àgbà tí wọ́n kalẹ̀ látàárọ̀ àtàwọn àfá àgbàgbà ìlú lè èlà àfikàn ṣílá ìrà lè èlà àfikàn إلى آخر مرحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يجعلهم من جوه gẹ́gẹ́ bí ilé kéwù mi fẹ́mìnà bá àtúráfù hajji ọlọ́run ọyọ̀ dáre fẹ́mìnà bá wá sí ọbẹ̀ láti rí 10,000 èmi náà fi kún ìtàlájá wa ní kẹ wá àmá tí wọ́n ohun tí mọ̀ pé gílè tí báyìí torí ipò gílè tí ní kojú wọn àmá 10,000 láti nínú Islam áàfin ránṣẹ́ sí sáàmù dìm agbára ọlọ́run سبحان ربك رب العزة عما يصفون أبا كنين يو وسلام على المرسلين والحمد لله رب العالمين dáúdà abẹ̀rẹ̀ májí tó wọ́n lẹ́gbẹ̀ kí ìjọ àtàlá àti yàrá wọ́n rúgbò ní ìfẹ́ àti ìrìnlẹ̀ alùfáwà dáúdà alùfáwà ẹ̀rù ti ẹgbẹ́ pẹ̀lú wà ní ẹ̀rí tẹ́ ìmọ̀ tí wọ́n mọ̀ pẹ̀lú wà ní Àmì fún mi, kò ní parẹ́ lórí ọ̀rọ̀ nìkan. Àwọn ọmọ tẹ́ bí ó jù bẹ́ẹ̀ lọ, àwọn ọmọ tẹ́ bẹ́ẹ̀ lọ. Làkọ́ jẹ́ akọ̀ndé ìrìnàkùn, Bismillahirrahmanirrahim. Laqad ja'akum rasulun min anfusikum azizun 'alayhi ma 'anittum harisun 'alaykum لا إله إلا هو عليه وربنا وهو بسم الله آمين في قريش في إلى في الشتاء والصيف فليعبدوا رب هذا الذي يدعو من دونه